الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدب فن الله سبحانه وتعالى أترى لكم كاتك فأنا محمد صلى الله عليه وسلم ilé تفهم من بلين إن شاء الله onáni àwọn àhàdí lè tó ń sọ̀rọ̀ nípa ẹnikẹni tó bá fi ẹ̀sìn islam kalẹ̀ tó yálà pẹ̀lú wípé ó kó sí ìkan nínú àwọn àwákí dáńsọ yìí ni àwọn kan tó ń violate ẹ̀sìn táńsọ yìí ni àbí ó publicly announce ipé èmi ó èmi ò ṣe ẹ̀sìn islamu ma ó wá níbi hadithu abdullahi bin mas'ud radiyallahu anhu hmm, nínú ẹgẹ́bùsùwẹ̀ nínú sahih bukhari àti muslim ipé anabi sọ sallallahu ẹ̀jẹ̀ ọmọ ẹ̀jẹ̀ mùsùlùmí kò tọ́ láti ta kalẹ̀ kò tọ́ kí yẹn ta ẹ̀jẹ̀ mùsùlùmí kalẹ̀ àyàfi pẹ̀lú kan nínú nǹkan mẹ́ta yìí nǹkan nínú nǹkan mẹ́ta yìí ló ma ń jẹ́ kí ẹ̀jẹ̀ èèyàn kó lẹ́tọ́ láti ta kalẹ̀ lílẹ́tọ́ ẹ̀jẹ̀ láti ta kalẹ̀ tó wá ní kò sí lọ́wọ́ afrod kò sí lọ́wọ́ individual kò sí lọ́wọ́ afrod èyí tó wà ń ọwọ́ àwọn tó wà ní ìṣàkóso mùsùlùmí ló wà kìí jẹ ọwọ́ individual láàlọ káyàmọ́lé lọ́mọ pádánù yọrọ̀wú islam kọ́ ẹ̀sìn tó létò ní ẹ̀sìn tó ní bá sì tó ní so àwọn tí wọ́n ní bùkátà sí tí wọ́n ṣe lè ń kọ́ àwọn wò láti lọ́mọ́ rẹ̀ bí àwọn náà wà pàwọ́ láṣẹ pé yá láwájá ẹ̀yà tọ́mátí wà pàwọ́ láṣẹ ẹlọ́sìn kọ́ báyìí kíákíá àwọn onídú àwọn lọ́nṣin tí wà náà wọ́n ni láyé hìlú dámú rí musulmi lábẹ́ ẹ̀rẹ́ tàlá àtẹ́yìwò záàni onízìná abilékọ àzáàni tó wá ń ṣe zìná ìkan nínú àwọn ṣùfàá láìpẹ́ ohun tó ń sọ publicly ní tàwẹ́gbá kò sí tán pè ní ìmá pààyàn nítorí púpọ̀ sí zìná ni o àkọ́kọ́ ni fornication fornication ni pé èyàn tí ò tí sí ilé ọkọ tàwà kàámá èyàn tí ọkọ̀ kìkínàgbì kálímọ̀ sọ́n ló jẹ èyàn tí ò tí sí ilé ọkọ ẹ́ kan wá kàámá orí obìnrin àbí kankan obìnrin mọ́ lábẹ́ eléyìn kọ́ ogun lálà ní ó jẹ ẹgbà 100 ní ó jẹ gbákó ìbáyàbí náà ìyẹn bọ́ sẹ́gbẹ̀rẹ̀ kan ẹgbẹ́ kejì ni pé ọkùnrin tó ti lọ́kọ ọkùnrin tó ti níyàwó àbí obìnrin tó ti lọ́kọ wọ́n wá ká tó bá ṣe zìná wàláhì inú ẹ̀ṣẹ̀ Islam òkò náà mọ́ lẹ́pa wọn òkúta ni lànẹ́bì ní ké wàlìláàír ọmọ tó bá bí yẹn ọmọ ilé ọkọ yẹn ni òyà bá ń fa obìnrin lọ́ta olọgbóríwálé ọmọ yẹn ọmọ bẹ́ẹ̀dì yẹn ni ọmọ orí bẹ́ẹ̀dì yẹn ni ayé ọmọ ní ọkọ yẹn ni because akudu tó wà sọ̀hí tó wà yẹn a ọkùnrin yẹn kọ́ ló ní

ní ìsinmi ẹlòmí òdòdó pé kóhùn tó lè fi obìnrin sílé ká tó sọ àwọn pọ̀ ká tó ṣe áàdù nìká àfikún kọ́kọ́ tẹ́sì ẹ̀bọ́yá olùbí mọ́ ọmọ tó tẹ́ kọ́kọ́ tẹ́sì yẹn kìí sọmọ rẹ̀ in reality kìí sọmọ rẹ̀ wọ́kọ́ lọ́lọ́ mẹ́ báyẹn tani wọ́n ní sọ wàlí ọmọ yẹn anẹ́bì ní kí mẹ́n lá wàlí yàláwú fasultan wàlí yòhù èyí tí ó bá ti ní wàlí àwọn olórin wàlí yòrìn tàpá lólórí ìlú tán jẹ́ mùsùlùmí ah ọya láwájá mo fi lọ́kọ àbíkẹ́ ti láwọn èèyàn bí i àwọn court sharia court àwọn èèyàn lè fi lọ́kọ tí ò bá sáwọn yẹn ìmámù àdúgbò lè fi lọ́kọ ẹ wá rí bàbá yẹn kọ́ bàbá yẹn ò ní any right nínú sharia láti fi lọ́kọ kódà tó bá fi lọ́kọ gẹ́gẹ́ tẹ́ndẹ̀mọ̀ nìká yẹn kìí ṣe nikahun sahih nìká yẹn lálàáfíà nikahun fasidun nìká tí ọlọ́ni ẹgbẹ́wú ewu pọ̀ nínú zina àti níbi iná bí ìmọ́ ìṣèwò ìṣẹ́kúṣe wọ́lá ìwò di amurka yamọ̀ kẹlómi tó ma àwọn ewu tẹ́yẹn sọ gbà tó bá tó rí reality rẹ̀ tó bá tó rí extent nínú àwọn ìyá tí ẹ̀ láyé ìyá zina àti ìyá agbèrè o ní pé ìwọ̀n obìnrin bẹ́ ń kọ́ wọ́n èyí kí ń sinmi àìsàn àìsàn burúkú bẹ́ lára burúkú bọ́tọ́ ikú kàrílẹ̀ káà ó rò bóyá orí ìfà ibi tẹ́lú mi ti kó àgbákò nù yóò lọ sẹ̀sẹ̀ kúṣẹ́ ń ta yóò tún kó àgbákò yóò tún kó rẹ̀ ìyàwó onúlé náà àwọn tó kí wọ́n ti rìn káàkiri tó kí wọ́n wúlò mọ́lé ayé wọn gbogbo ìdọ̀tí ayé wọn ti dá sára wọn ibẹ̀ ni wọ́n family ẹwà wo tí ṣẹ̀ríà wá sí wo gbà tí ṣẹ̀ríà ti ni ṣẹ̀ríà ṣẹ̀ríà jókòó lórí pé dáfòrú albafasid tó bá ti wọlé ṣẹ̀ríà wa bí ẹ̀ṣẹ̀ gbé kó nínú àwọn nǹkan tí ṣẹ̀ríà wa sí kalẹ̀ láti fi díkiní ní pé ó dá àkọ́kọ́ ni pé wàkúl

àwọn ẹ̀ṣọ́ wọn ẹ̀ṣọ́ obìnrin tó aṣọ tó fà yẹn aṣọ tí ń tán yóò yóò yóò yóò aṣọ tí ń fi ṣépù ara hàn yẹn ọlọ́run nínú Kùránì lè wà nínú sọ́tù Nur ọlọ́ni wà láàyù bí dínẹ̀ sí nẹ́ta húnnà wọ́n gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ wọn hàn fáwà eh nídìí ara ta outsider làwá strange men lawa ẹni ah, ẹ̀ṣọ́ ajẹ́ strange ìbájọ́ ń gbádùgbò ní strange lọ́rọ̀ pẹ̀wà àjá níbùnẹ́pọ̀ wà ní Kùránì

ó pọ̀ ó pọ̀ báyìí ó pọ̀ báyìí kìí ṣe abomination so ìwọ àti cousin báyìí ẹ̀ alìjọ mọ̀ jáde káà ẹ̀ cousin mi ni no nínú Islam cousin rẹ̀ kìí ṣe mahrum ewu because tó bá ti lè fẹ́ kìí ṣe mahrum ẹ̀mọ́ Iwu àwọn ìbáyẹ̀ kọ́ wà láàyù húnnà gbọ́dọ̀ fi wọn nínú bí rí àti sí ní ẹwọ́ ẹwà ní ìsinmi àwọn obìnrin nìkan fi hàn ní ìsinmi because ẹ̀rí àti pípé tó má ti fi hàn kò sí lóòtọ́ ẹ̀rí ní iman bọ̀ kò sí iman yóò sí iman melt èyí lè strong mọ̀ ojoojúmọ́ ló rí ikú rí weakness èyí kò sí èyí ọmọ weak naturally ni kò sí bẹ́ẹ̀ sí ó kọ̀kọ́ mọ̀ weak yóò wá easy láti mọ́ kó síse kú sí àtàwọn zìlẹ́yìn ojú ò ní fẹ́ kó ń bẹ̀ mọ́ tó ń tí pé ọlọ́fà ṣe ní excuse náà kójú òkú ń bẹ̀ ni ọlọ́fà ṣe ní excuse but ìgbà tí islam ti wá mọ̀ pé ìkàbà ní ó sẹ̀yìn tẹ́lẹ̀ bá ń ṣẹlẹ̀ ọya ẹjẹ́ lè pa ìwọ hijabu ni ó máa lò látòkè dílẹ̀ èyí tó ń sí fún ọrún ara ẹ̀ kó ká sọ tó dá kò sínú mọ́wọ̀ wátà inú ilé ló túnmọ̀ ọkọ̀ rẹ lóníye ó lè fi bí orí ọkọ̀ rẹ fún ilé ìntò kódà ìntò gbọdọ̀ máa ṣe ni wá jẹ́ jẹ́ bẹ́rẹ́ mọ́ọ̀lẹ́ ló wájìbù ni ẹwà obìnrin ní o fàáwà nílé mọ́ orí bú kàkàkiri nílé mọ́ sí rí káàkiri dẹ̀dẹ̀rin

ha kíní kẹ́ẹ̀tì ó ti lọ mọ́ fọ́ṣẹ́ báyìí erigbó àtàgbákò ti ń bá wọn káàkiri ni wọ́n ní pípò òwúlò mọ́ ò níyì mọ́ ò níyì òkúta pàndà ní ọ̀nà òkúta ní ọ̀nà ò níyì ibi tó bá ti níyì ni ọkùnrin kan gbọ́dọ̀ ní ọkùnrin kan nínú bí jẹ́rí àti gbé ní pé obìnrin obìnrin òkè ń jáde ọ̀nà necessarily ayà kòránì ló jìdá lóṣe kàyé ẹwà nínú ilé yín wà kọ́bùnà fi buyuti kunna ẹlẹ́mẹ̀lú kí ara ma ṣe ah, kí lẹ́ ma ṣe bó ọmọ ńkọ́ so kè sọ́tẹ́ kọ́kọ́ akùnrin tẹ́nà tó bá tí nǹkan ìbúná ti train ní previous generations àwọn àgbàfà tẹ́mọ́ gbókọ wọn yẹn tó kọ wọn parẹ́ mẹ́dẹ̀ ní àwọn Ibn Taymiyyah tẹ́mọ̀ gbókọ Imam Ahmad ìbúná ti train ìwọ àwọn ilé ìbúná ti gba training wallahi nínú ẹ̀sẹ̀ Islam tó bá lọ ka ìtẹ̀ dáadáa ó rí pé àwọn tí wọ́n láàmìláka yálà àwọn tí wọ́n láàmìláka pẹ̀lú pé wọ́n defend ẹ̀sẹ̀ pẹ̀lú ahọ́n ni pẹ̀lú ìmọ̀ àbáwọn tí wọ́n láàmìláka ikí wọ́n defend ẹ̀sẹ̀ pẹ̀lú ọwọ́ jihad against àwọn kòfàà kò sí ìjò wọ́n go to train olùlé ẹ̀ train obìnrin train pé wallahi ìgbóṣùn sọ fáyẹ̀ pé dìsín pé àwọn nǹkan tèmi kọ́ lọ́dọ̀ ya mi lórí onímọ̀rẹ́ tí lè ṣe o ráwẹ̀ ta kọ́ ní ọdún gbọ́nà gbọ́nà láàrín ta ti lọ ń seré ta ń kàn sí kíkàkiri ẹ̀kọ́ igi lásán gbogbo ìfòpadà jáde kankan àdẹ́nà gbogbo ìfòpadà wúlò akọ̀kọ́ náà bó ti wallahi ẹwà ẹwùn tọ́nà láàrín pé àìyá oní madrasa aláwọ̀ kọ́mà ilé ọmọ ìgbàgbé ìmọ̀ dún sórí ni ló jẹ́ pé àwọn àfáì náà kọ́ àwọn tàti kọ́ lọ́dọ̀ yàwọn láti kékeré ó wà pa sórí wọn báyìí ibi tó ti mọ̀ pé iṣẹ́ ni kí èmọ̀ kọmọ̀ wọn ni pé ìdẹ́yẹn kọ́ àmọ́lọ́kọmọ̀ báyìí kọmọ̀ sẹ́ẹ̀mọ̀ sanwó bẹ̀ sí bá ń sanwó bẹ̀ àsìkò sẹ́nu tí è bá ti sẹ́nu kò níbi ẹ̀sẹ̀wó ọ̀kẹ́ yọ kama sí tó wọ́n láì kẹ́kọ̀ọ́ tání láti mójútó wọ́láhì náà islam tún wá rí pé ok possibly pẹ̀lú àwọn òǹdẹ̀ tí ṣẹ̀rí àkìdé yìí everybody kan ní ọ̀fẹ́ dì ó dá èyí tó bá tó wá lọ kó bá rẹ̀ tó bá kó sí ìsìnà ẹ̀ẹ́dẹ̀lẹ́gbà 100 ànígbà ní ọlọ́wọ́n sọ nìkọ̀rá ní pé ẹjẹ́ kámọ̀ ẹmọ́ nínú kọ̀rẹ́ ara o láti nánú lé ara o ìta gbangba lẹ́gbẹ̀wá irú ọjà ọba ẹgbẹ̀rọ sọ́jọ́ ọba yọ́ta ẹmọ́ pọ̀ lọ́jà dáadáa ẹyẹyàn ayọ́ náà àtọ̀ ah, ṣó tún wà lé ní o gbogbo àwọn kéèkì ó ti pọ̀ bá mú ìjọ jùmọ̀ náà tó wọ́n fi sí ìjọ jùmọ̀ wọ́n kí jùmọ̀ àtàmà ẹ̀yẹ̀ yẹn dúró kẹtọ́ lọ lágbájá wọ́n tún wà náà tó gbọ́ rẹ nǹkan ìtìjú lágbájá àti lágbájá wọ́n ṣe zìnà lé ní ẹ̀pá ah, ọlọ́run tó wá sọ nìkan wá ní pé ẹ gbọ́dọ̀ tó káànú wọn wọ́n lójú àánú aláàánú Samaria lórí wọ́n nínú tó léwu jù ní kí ẹ máa káànú yẹn níbi tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọlọ́ọ̀bá pé ọlọ́ọ̀ ní ẹ̀sìn kẹfà ìwọ́n á káànú àánú tó lè bá ti ìjẹ́ ní kó lẹ́bìn kọ́ yìí mú bá débi pé ìyẹn lè fẹ́ di kèfèrí nígbàmí tó bá ń ní passionate fún yẹn ọlọ́ ní ìsìnkan fún yẹn ìwọ wá ní passionate fún ó fẹ́ báyé jẹ́nu inú ọ̀yẹ́ gbọ́dọ̀ máa dùn wípé yes ọlọ́mú yẹ yóò bìlẹ̀ jẹ́ burúkú yẹ fẹ́ bá tàwọn wájẹ́ wọ́n wà mú àwọn ẹlẹ́gbàwàdé búlálà alákọ̀ọ́kọ́ yìí yóò ké ààrùn yóò fi sí ẹ̀yà ẹ̀ búlálẹ̀ ẹlẹ́ẹ̀kejì wáwù àwọn ẹgbà tó sì yà ìyàkúyà ní kìí sí àwọn ẹgbà tẹ́rẹtẹ́rẹ ẹgbà tó pé tó bá lè jẹ́ tán lọ́jọ́ kan ó kọ́kọ́ jẹ 20 lé ní ó tún ajẹ 20 mi jọjú mẹ́tẹ́ mọ̀ wá ó padà á jẹ bóṣe máa jẹ́ nìyẹn tó fi jẹ́ tán nítorí nù kẹtí ṣẹ̀rí àfẹ́ gbà kìí ṣe dídùn ẹgbà ẹnìkan ìtìjú kó jẹ́ tìjú fún wọn and kó wá kọ̀ fún àrùn orí láti mọ́ kò sẹ́nìbọ̀dì tí ó fẹ́ kan pé wò ní olórin jọjímọ̀ kí ló ṣẹlẹ̀ sí zina zina kọ̀kọ́ stop náà ó lè mọ́stọ̀ pùtẹ́ yẹnyẹn dìtò ìjọ mi yẹnwà àmọ́ kò lè hàn láwùjọ wọn bídá ẹ̀wọ̀n tó bá mọ́ sí wàhálà tó ṣe kó tó ṣe sínà bóyí kọ̀kọ́ ná millions of naira náà nítorí ó lọ gbẹnu inú òkánú lẹ̀ ní obìnrin ìwòsù ló fẹ́ mú lọ só gbogbo obìnrin tẹ́tí kọ́lẹ̀ ẹ̀sẹ̀tẹ̀ nulẹ̀ obìnrin tó pé tó máa rọ́kùnrin ni eré yóò sáwọlé ni tó bá rọ́kùnrin àjòjì eré burúkú báwọn obìnrin ṣe rí tẹ́lẹ̀ nìyẹn láwùjọ fi lálàáfíà bọ̀tọ́ akébí àwọn obìnrin ti di pé no obìnrin náà gbọdọ̀ wáńtà àdẹ̀gbọ́dọ̀ mọ́ ní access sí wọn free access sóbìnrin free access ní ìsanwó wọn àwùjọ ti corrupt tánẹ́ ni wà ní sí kẹkẹ tó dámọ́ láwùjọ yẹn ẹlẹ́kẹjọ wá ní pé obìnrin tó ti wá lọ́kọ tẹ́lẹ̀ ẹmọ rízi tọkùnrin tó ti níyàwó àti obìnrin tó tó ẹ̀ tó ti lọ́kọ fi lé ní rízi ni pé nǹkan tí wọ́n ìgbádùn yìí ìwọ́n ní access sí ìgbádùn ẹ̀rẹ́ náà ó ní eh, àwọn tí wọ́n ti lọ́kọ tí wọ́n ti níyàwó tí wọ́n àwọn lè kí ló tó padà tó wá fi kó sí ló jẹ́ pàwọn obìnrin nínú àwọn ẹ̀kọ́ tó máa ń kọ́ obìnrin láti lẹ̀ ní pé ẹ̀kọ́ bí ẹ̀ṣẹ̀ máa ń tọ́jú ọkọ ẹ̀kọ́ bí ẹ̀ṣẹ̀ máa ń satisfy ọkọ because in reality ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò lẹ́kọ̀ọ́ yẹn gan mélòó obìnrin ní ìsinmi púpọ̀ obìnrin báyìí feminism lórí lórí wọn satisfaction ọkùnrin ò kàn wọ́n obìnrin gbọ́dọ̀ satisfy ọkùnrin in every ramifications pẹ̀lú obedience ni ó gbọ́dọ̀ tọ́kọ bá ní láwájá ẹ̀mẹ́rin ẹ̀má olóbọ̀dánù náà yẹ́sà yẹ́sà yẹ́sà yẹ́sà bóṣe wọ́sàn ó gùdọ̀ satisfy rẹ̀ sexually ibi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ abẹ́ so that kò ní ní bùkátà sí kwámọ́ wò hàn káàkiri gbogbo ní gbogbo mélòó mélòó obìnrin lé tó pé ọkùnrin mi ìgbà tó ń bá tún lọ́kọ tán ìgbà ní tó wọ́n ẹ̀dàkùn ẹjẹ́ ká mójútó àwọn ẹ̀kọ́ tó yìí ká mójútó gan gbogbo múra tó mú yìí àtọ́mù fáwọn ará àtàyẹ àwọn ará takọ́dọ̀ ní ogun tó bá ti ń bọ̀ wáta ìjáàbù lẹ́ nípò wọ́lò kó bókó kẹlẹ̀ gbámù tó bá délé sí jẹ́ kọ́kọ̀ rẹ̀ rí gbogbo ẹ̀hẹ́ ni ìtí kulli azwajika wa banatika wa nisa'il mu'minin ọlọ́run mú pé wà nẹ́bí ní suratul ahzab tún lọ wúlé àti suratul nur méjì fún wa tún lọ suratul ahzab ọlọ́run mú pé wà nẹ́bí sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin rẹ̀ wa nisa'il mu'minin àtàwọn obìnrin tí wọ́n jóbìnrin mú àwọn obìnrin olùgbàgbọ́ ni yudnina alayhinna bijalabibihinna kí wọ́n máa fi jìlìbáàbù wọn bu ara oye bá yàrí àṣẹ ọlọ́ba ni ọlọ́run ni eléyìí ló dájú ká lè bá dáwọn ma káwọn yẹ́ dẹ̀lì mọ́ lè bá ṣẹ wọ́n kán mọ́ rẹ̀spẹ̀tì wọn wà láyà sọ yìí oye bá yàrí so ibi tàtọ́ ọlọ́dí pé àmẹ́wà ní pé èyàn tó bá ti wá ṣe zinẹ́wò àtẹ́yìbù záni èyàn tó bá ṣe zinẹ́wò pípa ni àwọn kan ní kò ṣe tán pẹ̀ bẹ́ẹ̀ ó ti takọ̀ àdíta àmẹ́wà Muhammad sallallahu alaihi wasallam Sahih Bukhari àti Muslim ló wà wọn nafsu bin nafsi ẹnikẹ́ni tó bá pa ẹ̀mí kan á pa òun náà ni èyí tó bá pa èmi pàápàá jùlọ tó fojúlẹ̀ fi pa wà láìwọ́ pa ní tàbí wà pa àwakọ́ ẹ wà tariku li dinihi al-mufabriku wà al-mufabriki lil jama'a èyí tó bá fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ tó wá yapa jama'a ilé na gbé ní sífàtún káṣífà lọ́dọ̀ àwọn oníkíw al-mufabriku lil jama'a rẹ̀ pé èyí tó bá ti wá fárúkọ jama'a tó bá ti fẹ̀ sílẹ̀ ọ ti fárúkọ jama'a in these three cases ẹnikẹni tó bá kó sílé ìkọwò nínú ẹ̀sìn Islam pípa náà pa wọn so ti pé freedom of religion so ti pàṣẹ ni wallahi Islam fún wa ní hubriyatu tadayyun àwọn tó gítán pé àwọn mùsùlùmí tán pèpè sí freedom of religion yẹn ojú ọ̀nà zandakọ̀ alkúfù ìnáwà báyìí but no Islam permit every religion Islam did not permit every religion wastage la nabi ni sallallahu alaihi wasallam se ba re se tin be kan nabi to ni ke ke le jawab wastage la nabi ni sallallahu alaihi wasallam anabi wa kan wa so fún anabi wa ní pé la yasma'u bi yahudiyyun wala nasraniyyun thumma yamut wa lam yu'min aw thumma yamut wa lam yu'min bima unzila aw unziltu bihi illa wa huwa min ahli an-nar aw kama qala sallallahu alaihi wasallam anabi ni yahudi kan nasarani kan níbi àríwáyàtì mẹ́ majus wọn ò ní gbọ́n pẹ̀lú annabi sallallahu alaihi wasallam wọn ò wá ní ìgbàgbọ́ nínú tí mo mú wá tí ìbá ṣe kí wó wà nínú àwọn ọmọ náà ìwọ̀ wá sọ wípé freedom of religion wà kódà lórí sọ pé kódà Kùránì gan freedom of religion wà ń bẹ kínú àwọn ayẹ́ tó kílẹ̀ tó kílẹ̀ ọ̀rọ̀ ní innal ladhina kafaru min ahlil kitabi dájúdájú àwọn tí wọ́n ṣe kèfèrí o nínú àwọn tafúnítírà àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ àti àwọn olùṣẹbọ pọ́nbélé abọ́gibọ̀pẹ̀ ọlọ́run ni wọ́n wà nínú náà jahannama wọ́n sì gbèrè nínú náà ulaika hum shabbul bariyah àwọn náà fi burú jù nínú àwọn ẹ̀dá tàdálà so freedom of religion eh kide kan similarities between Islam and Judaism ẹ mọ̀ gbogbo similarities between Islam and paganism similarities between Islam and Hinduism kí ni túnmọ̀ yẹ ṣe similarity wà láàrin Islam àti ẹ̀sìn ẹbọ ni eh àbí ká mọ̀ ní pé ẹ̀yìn ọtún mọ́ ń pè kan ní ọmọ ń pè wọn ní ibi interfaith dialogue gbogbo lè rí àṣírẹ́ndẹ̀gẹ̀dẹ̀ gbogbo ẹ̀ ojú ọ̀nà zandakọ̀ alkufri ojú ọ̀nà dìkìfìrí because interfaith dialogue ni pé a eje kájọ sọ síra wọn a ibo láti jọ jọra wa àwọn bo láti jọ ní mistake wole ikanu mo tún bo lai gbe pastor kini mo respect wọn gan o kódà a gbà pé ẹ̀sìn te nsin ha ṣe be si tó sọ kale láti samona le nsin àwọn rí pé kódà ebi o hate ẹ̀sìn yìí nínú tọ́láwọn ṣe dáwà tọ́láwọn lọ́sàn to gbọ́ popular lórí Facebook bí wìrì ẹlẹ́mọ̀ rí post ẹlẹ́mọ̀ rí kíní kan kíní kan 1000 comment 1000 likes kíní kan share kíní kan táyàn follow program burúburúkú a sì kíní kan se kíní kan náà gbé ẹn kíní kan ìgbàwo kó wọ́wọ́ sásùn kó dẹ̀ sí ẹ̀ṣẹ̀ tó se kíní ni ìkanú ọtún sọ láìpẹ́ nígbàtí àwọn aláṣìṣe nígbàtí talisu tó àtà tó lọ́lá sí ẹ̀sì Islam tán gbàtán gbé lọ sí pìrìkìníà kìnìkan ó di pé gbàtán kan sí odòye mọ́já kí náà sọ láwọn arádọ́ wa àwọn sọ fún ẹ̀ pé kódà àti ẹ̀sìn Islam ní àti ẹ̀sìn kìrìsìtẹ́nì ní kankan náà ní kankan ní àti ẹ̀sìn wa àbí àwásà níwé tàà ń lò àmọ́ wọn níye mọ́já yóò níwé ẹwọ̀ àwọn níwé tàà ń lò so ẹwọ̀ kọ́mọ̀ ẹpá wà nǹkan nítorí pé àwọn tó wà ń bẹ kírísítẹ̀lì wọn ọlọ́run sọ fún àlùgbẹ́ pé láńtàbìdà an kàlì yahudu wà lánà sọ́rọ̀ hátà tẹ̀tẹ̀bì àbìlátà yahudi kan na sọ́rọ̀ wà láìwọ̀n ò lè gbá ti yí wọn ò dẹ̀lé láìkẹ̀ àfi tẹbá tó ṣe kí ni o tẹbá tó tẹ̀jẹ́ sí wọn kò sí bó ṣe lè compromise sọ́wọ́n láìkẹ̀ ní sí náà àbí Allah subhanahu wa ta'ala kò ṣe wọ́n fẹ́ nìkọ̀kọ́ so ibi ni a